أصحاب سليمان وأنت داودنا في سني معرفة وأنت داودنا في سني معرفة حبقاكم الله صورا لإدمة الإسلام أهلا وسهلا ومرحبا بكم شافي الله يا شافي الله يسلمنا الله يوافينا يا ربي إذا تشافي فاكب مرشدنا من سهر من سهرها وبلغ مرابينا يا من سبى كل مرض أنت يا شافي فاطف داودنا ألغى لرائنا وعافي ربنا أعطى لمعافقه أمراض ولمتطارين معافينا يا دافع إدفاع عن سيداودنا كل المليئة والآآت آمين أنت السلام فسلم عبدك لبعلا ليرشدنا فإيمانا وتعمينا Bítíbìrì jílé ìhámúná tó máa àti àtàfẹ́. Bítíbìrì jílé ìhámúná tó máa àti àtàfẹ́. Bítíbìrì jílé ìhámúná tó máa àti àtà. Bító ní ọmọrí wáyé fáà ní ilé mọ́ sí dínà. Bító ní ọmọrí wáyé fáà ní ilé mọ́ sí dínà. الله يا كافي الله يا شافي الله يسلمنا الله يعافينا بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم حفيظ عليه ما أنتم حريص عليكم لمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل أصبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العالمين بسم الله الرحمن الرحيم في قريش في مريدة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف Thank you. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحيم بسم الله يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني يا ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kí gbogbo wa ká dìde láti dúpẹ́ fún Ọlọ́run ọba tó fi wá ṣe kò ń gẹ́ oore tó fi oore ṣe kò ń gẹ́ wa ọba tó fẹ́ wa fẹ́rí tó fẹ́rí fún wa ọba tó dá orí dúódè wa tó dá wa dúódè orí kúkùtà kù láyé kíkútà tí kù ọdá orí dúódè wa ni ọdá wa dúódè orí ni àwọn nìkan kọ́ ni wọ́n bí nínú ilé wa nínú àwọn tá bí nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa ààrẹ ní ìdíbi kékeré lọ tí ó dúró sí kankan láyé bẹ́ẹ̀ ni kọ̀sẹ̀ lọ́run ọwọ́ lọ́run bẹ́ẹ̀ ni àwọn ayẹjú ní kíkẹ́kọ̀ọ́ kéwú àyíyànjú bọ̀ ní kíkọ́kọ́ ìwé àyíyànjú bọ̀ nípa máa pèsè tọ́kanú lé pé ọmọ wa nù ọjáde ọfẹ́ wọlé ọfẹ́ dé òun dà ajẹni tí wọ́n béèrè nù lé wa ẹnìkọ̀ọ̀kan wá táwà ń bí ní kó dúpẹ́ tara rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tóun jẹ́ nìkan tí wọ́n ń béèrè nínú ilé wọn wọ́n màgbà tó jáde wọ́n sì màgbà tí wọlé nítorí pó níláárí bẹ́ẹ̀ kó rí fún gbogbo ọmọ tí ń jọ́mì èèyàn láyé torí bẹ́ẹ̀ a fi dídú ọ àìdúgbọ́lọ́dọ̀ Ọlọ́run fún ìyàwó tá ṣe bàbá ìyàwó ni alájí wa bàbá wa Salman bàbá ìyàwó bàbá ọ̀yọ́ lórí Sharifa ọmọ wọn àti Bilkis ọmọ wọn àti Zainab ó ó naam tó atọ́wá kí gbogbo àwọn tí ń jẹ́ bàbá nù lé pátá látorí bàbá wa tá dákọ̀ yìí ó fi lórí àwọn tó ti lọ̀dọ̀ Ọlọ́run a fi dúró wá kí ọlọ́run lórí àwọn ọkọ ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta Abdulhakim Suleiman àti Masoud àtẹ̀bí wọn tẹ́bí bàbá wọn àtẹ́bí ìyá wọn afẹ́fì dúró àyíká ìdúgbọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn adúgbọ́ fún gbogbo àwọn àfá jàǹkàjàǹkà ńgbà mo dé mo ní ah, àwọn ìjálẹ̀ lè límì ni يعطوا رجال الإيه رجال العز والشرف والمكانة a fi dúwà iná báyín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lẹ̀ níkẹyìn níláárí lójú ọ̀nà tọ́lọ́run lójú ọ̀nà Islam a kí gbogbo àwọn ẹ̀yà wa tó wà bí tí wọ́n ṣe ìyàwó lè ní fún ọmọ àti gbogbo àwọn ẹ̀mọ̀rí àdínì àtúnlẹ́sẹ̀ ìjọba àti gbogbo àná ọjọ́ papọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́wọ́ wọlá ní Muhammad kọmọ́sẹ̀ yìí láti mọ̀ fún wa o

ẹmọ́rùpá nǹkan kọrin lásán iye tó bá wúlì tí ẹ máa yẹ lẹ́fẹ́rù min qawlin illa ladayhi raqibun atid kásì tọrọ ń tàbá fẹ́ lọ́dọ̀ ọlọ́run tàbá gbà pọ́lọ́ wọn sí tó náà ni Allah ud'ullah awidu rahmana ayyamma tad'u Kagbọ́ wọn sókè Allah Allah Allah Àtìgì Allah Allah Allah Allah Òṣìrò ọlọ́run Allah Allah Allah. Ọba tí ò lẹ́gbẹ́ Allah. Allah Allah Allah. Ọba tí ò nírú Allah. Allah Allah Allah. Ìdúró ọlọ́run Allah. Allah Allah Allah. Ọba tí ò bímọ Allah. Allah Allah Allah. Ọba tí ò láyà Allah. Allah Allah.

ولو يليدي الله الله الله ولو يولد الله الله الله ولو يكن له الله الله الله الله كفوا أحد الله الله الله في السماء الله الله الله وفي الأراضي الله الله الله الله ojú òkè Allah. Allah, Allah, Allah. Bàbá ojú ọlẹ̀ Allah. Allah, Allah, Allah. Ọwọ́ ọ̀tún wa. Allah, Allah, Allah. Ọwọ́ àlàáfíà Allah. Allah, Allah, Allah. Òbí sọ́sọ́ wa Allah. Allah, Allah, Allah. Òṣè ké fún wa Allah. Allah, Allah, Allah. Lórí ọkọ wa Allah. Allah, Allah, Allah. Lórí aya wa Allah. Allah, Allah.

الله الله الله الله الله ودوره الله الله الله الله ودوره الله الله الله الله اللهم إنا نسألك موجبات رحمتك وخسائل مغفرتك لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرته يا أرحم الراحمين يا رب العالمين اللهم أنت بحوائجنا عليم وعلى قضائها قدير وهي عليك يسير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 wọ́n ní kọ́wàá jẹ́ pàtó tó jẹ́ gbòógì tí ń dùn wájú lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ àti ẹ̀tẹ́sì ọlọ́run o kádàníyàn láàbọ̀ sẹ́jú àwọn afásàlá tó jòkó tẹ́mọ̀kọ́dún tuntun lámú yìí ọdún tuntun ní ọlọ́mọdé á fi ìrégbè lu ọdún náà ọjọ́ á fi ìbànújẹ́ lòó ọjọ́ á fi ẹ̀ṣẹ̀ lòó ẹ̀ṣẹ̀ lòó ànábì lò ó ilẹ̀ rán 65 àbí 66 nígbà mí ní máa ń bẹ ọjọ́ kan nínú ọdún nínú ọdún kan àràtọ́lọ́ wọn dábẹ̀ kò yẹ́ nìkan ọlọ́mọdé àbí ọbẹ̀rẹ̀ ọbájẹ́ ìsinmi ládí ni òun náà kú sátà báyìí ọlọ́tàkùn fún àfi ọdún ìsí dáadáa fún wa wọ́n ní ká dá níyàn wa káwà bá sàlátù jọ pé asàlátù alánàbí asàlámù alánàbí asàlátù alánàbí asàlámù alánàbí asàlátù alánàbí asàlámù alánàbí asàlátù alánàbí asàlámù alánàbí ahamadu asàlátù alánàbí asàlámù alánàbí asàlátù alánàbí asàlámù alánàbí Sọ́látù wà lánàbì ya sálámù wà lánàbì. Sọ́látù wà lánàbì ya sálámù wà lánàbì. Sọ́látù wà lánàbì. Sọ́lámù wà lánàbì. Sọ́látù wà lánàbì. Asalamu ala nabi, asalatu ala nabi, asalamu ala nabi, asalatu ala nabi. Àṣọ́lámù aláàbí, àṣọ́látù aláàbí. Àṣọ́lámù aláàbí, àṣọ́látù aláàbí. آخر الصلاة على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي على النبي اللهم صل وسلم على حبيبك المصطفى الكريم تلك صور لهم فرين لهم Tọ́rọpàá ọkùnrin wa àti obìnrin wa gbogbo aná ọmọ kí ó ní wá tàbí àfáàbọ̀ díẹ̀ díẹ̀. Bí àbá wá fẹ́ kí ó lójú àwọn àfáà àákí ẹmọ níwọ̀n ní rẹ̀ afàṣkò yí kí àwọn bàbá wa ní kọ̀rọ̀ wọ́n ti bọ́ sọ́kankan ayé kọ̀rọ̀ ni wọ́n bẹ títí títí fá ọlọ́run wá pè wọ́n síta oníkáyé ọwá nàjútó wọn bàbá gbogbo ọmọ kéwú olólùfẹ́ àwọn àfáà bàbá Abdullahi Qudus Hassan àti bàbá ìmọ́mù tó tán bàtúrè wọ́n wá fi délé àwọn bàbá wa ní gbogbo àdúgbò yìí ìmọ́mù àdúgbò ṣéwò àdúgbò khalifa àdúgbò kọ̀dìríyà ní ìjàníyà ní gbogbo ẹni tó yẹ tó káàkì gbogbo ẹni tó yẹ kádákọ ọkọ afáwọn zambaki àti gbogbo martasi yìí bàbá àrẹ̀mọ́ nídàrùn olóòrùn gbogbo àdàbí àwọn àbá alágbàjì oníkárí gbogbo zùmọ́rá gbogbo ẹ̀tọ́ ẹ̀ká dákọ lójú ọ̀nà tọ́lọ̀n tàbí nẹ́bì àwọn akíbàbá ọba lọ́rin ṣe ẹ̀rù akíbàbá gọ́fúnà Sàràkí a fi kí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n ti jíṣẹ́ ọlọ́run káwò tó dé rárá àwọn náà wọ́n tún kọ́ wa ní wọ́n rẹ̀ wà ó háyé rí jẹ́ àìlàláyé tí kò lè sa àti ìrùn wọ́fí kò lè àhàwàlè wọ́fí kò lè làhàbàtì Wáyé وفي كل أحوال وفي كل ساعة وفي كل أحوال وفي كل ساعة Gbogbo ara la ní àmá torí àsìkò, gbogbo ọjọ́ ayé àfikí, gbogbo ìṣẹ́jú ayé, gbogbo wákàtí, gbogbo ọ̀sán ayé, gbogbo òru ayé àfikí, ìjọ ẹ̀yìn náà kí Ọlọ́run, pé ọ̀bá kí ọjẹ̀bí ó jítà lọ́dọ̀ Ọlọ́run afá àwálé kí ó sọ́rọ̀ bọ̀rọ̀ yìí tàbẹ́ ṣe sàádájú ní ẹ̀yìn ẹwà nígbẹ̀dẹ̀ ẹ̀yìn ẹwà fún ọmọ níwé rí torí bá tẹ́gùn wọ́n bá kọjá lásán kọ́dà àfáwà Ibrahim àti gbogbo àwọn Sàmàrí àjílẹ̀ tó jòkó ìfẹ́ náà pọ̀ àfáwà Ibrahim àti bàbá wa jánásì náà wá ti sàádà fún ọmọ wa nígbẹ̀dẹ̀ ní òní mo kí púpọ̀ àti gbogbo tí ó súnmọ́ ìlà àtàfà kàmọ́ ẹni ọlọ́mọ́sàbà kí yíò la ilaha illallah láì ní fọ́rọ̀gùn torí prógámù tún kù nílẹ̀ rẹpẹtẹ àwọn ọkọ ìyàwó sì ń kánjú tàbí ẹjẹ́ máa rí wọn díẹ̀díẹ̀ àwọn ọkọ ìyàwó ìbí kíyàn tètè túká wọ́n kọ rí lẹ́nu lórí lójú wọn ẹ́ wọ́n tètè lọ sọdún kan ṣe

ẹ̀ka ẹlẹ́ẹ̀kejì báwo láti ṣe ara wa níbi báyé jìdà yìí anábíwa Muhammadu ẹ̀dì yóò bá nábì dáadáa sallallahu alaihi wasallam ẹgbà wípà nábì la mọ̀ kọjẹ́ ńlẹ̀ yìí ní nǹkan fi ń rọrùn báyìí قالوا يا رسول الله فما المخرج Ànábì ní tó ẹ̀yin jàmáà fìtínà ń bọ̀ fìtínà ń bọ̀ fìtínà ń bọ̀ àwọn sàábí wá bí Ànábì léèrè فما المخرج يا رسول الله bí fìtínà bá wá dé bó lágbà jáde ọ̀nà olágbà mérí bọ́m̀bẹ̀ torí kò sí nípa fẹ́ gbà ìbámu ẹjọ̀kú torí ọlọ́run ṣogbo tí mo jí nítorí ọlọ́run ah, mo ti fẹ́ bismillah ẹjọ̀kú barakallahu fikum bismillah àti razaki mélòó àti razaki tàgá ní ẹ̀sájòkú ẹ̀hẹ́n ọlọ́run jẹ́ lálùbáraka àwọn jẹmọ́ wá bẹ́ lọ́wọ́ àdínábì pé bí fìtínà wọn bá dé ọ̀nà wo lágbà mérí bọ́ta àbí ní bá fìtínà lọ ọ̀kọ̀rọ̀ Rasulullahi sallallahu alayhi wa sallam al-mahraju kitabullahi ta'ala wa sunnatihi ọ̀nà tágbà mérí bọ́ bèbè tí náà tí ò fi ní gbé wa ta'ala al-Qur'ani ni wa sunnati àti bẹ́mi Muhammad bá ti ṣe bẹ́bá lè ṣe bẹ́ẹ̀ níbi tí náà bá ti ẹ̀ta sí yànlá nígbàtí fi tínà bá kárí ayé tó lúwa rẹ̀ ó sì mọ́ níwọ̀n yóò sì fomi sàdánù torí tí nǹkan bá yí yànlá tó bá sí fomi sàn ọmọ tó dà káwọn báyé jẹ́ lọ gbogbo mùsùlùmí ayé káwò kí ayé káwò tó sí wa ǹjẹ́ ìjẹ́ wá kọ́kàn báyìí pà nẹ́bí wa máa ń gbàjí ṣe falhijiratu intikalu min hali ila halin ìtí ń jẹ́ ìjìrá náà ni kákò ní kọndísàn kan bọ́ sí kọndísàn míì kákòónú ìṣesí kan bọ́nú ìṣesí míì gbogbo aláwà bá ti wà náà wàhálà Nàìjíríà tàgbáyé míì jù ti wà lọ àmọ́ báwo láti yẹjú ara wa nínú ẹbí wa nínú ilé wa láwùjọ ẹ̀sìn wa Al-Kùránì òkú ńlẹ̀ àdísì mbẹ́ńlẹ̀ ká gbìyànjú ká máa wọ báyé ṣe ń lọ ká gbìyànjú ká báyé ṣe dà àfi ká dúró déédé pẹ̀lú ọlọ́run kí fìtínà wa kó lè bà mọ́ níwọ̀n kí fìtínà ti wa kó lè ṣe é fòókọ ọlọ́run gbàdànù ìbádọ́lá ẹ̀yin ọlọ́run alkùránì sọ nínú ìwé mímọ́ ọlọ́run pé alladina amanu وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم الذين آمنوا àwọn tó gbọ́lọ́gbọ́ ẹwọ àwọn àwọ̀sọ́bù ni àwọn sìfàtù mútarákìmà àwọn ìròyìn tó sùn lera wọn kálukú mú ọ̀kankan àbí tó ń bá wà ń bẹ̀. Pópòpónà lásọ kò ti dédé ìjírá. Àlàdìnà àmànú àwọn tó ṣe ìmánì, wọ́n àjàrú tí wọ́n ṣe ìjírá, wọ́n jáàdú tí wọ́n ṣe jihadi fi sábì ìlera tó jẹ́ àwọn ni àzọ́mù dára jẹ́tẹ̀ nípò wọ́n tóbi lọ́dọ̀ ọlọ́run àwọn aka wọn kọ ìyàwó àtàwọn ìyàwó wọn ó sì ka àwa tá a jẹ́ bí wọn tàwa ṣẹ̀yẹ fún wọn ìmìta bá àjò wa dé ẹjẹ́ parọ́ jíà ẹjẹ́ á tó change system láàrin wa pẹ̀lú ọlọ́run èrè méjì láàrin àárín ayé àárín tọ̀run ọjà tá ń sin náà iná láàfin ná méjèèjì pọ̀lẹ̀ kan Béèyàn bá ranjú mọ́kàn tí ọ̀ranjú mọ́kejì yóò fẹ́ ìgbẹ̀yìn. A lè torí ipa fẹ́ jẹ nǹkan láyé, àbá fẹ́ jẹ nǹkan láyé, káwà gbàgbé ọ̀dọ̀ Ọlọ́run ká pàbọ̀ sí. Òun ni mo sọ pé ìjírá láwà yìí, ẹni tí bá parọ́ nù wa kọ́tàkùn kó ṣe ìjírá mínà lè kẹ́rìdì ilà CDP torí ìbẹ̀lá ń jẹ́ lámú alọ́wọ́kà ní kàrí ìdọ̀ta bàbá kan wá wọ́n pàtà dẹ́mìnà ìgbó tánù lẹ́hùn àwọn adẹ́mìnà wá ní wọ́n lọ sí jẹ́múra wọ́n lọ rí jùkú àṣẹ́tàní wọ́n wá pé bàbá yìí pé títàrà wà wọ̀ ìlú kan lòun bá wá àwọn Nàìjíríà yìí náà kọ̀dá wọn lóhùn bàbá jẹ́ lọ́júkò ọ̀dá olóhun gbà aláàpọ̀ lè ṣe ẹ́kìrí gúbà òní ẹlọ́júkò tẹ ní ìjú wọ́n lọ́jọ́ kìíní kìíní ó tó jọ́ kejì bàbá ẹjẹ́ lọ́júkò ṣe táàní wọ́n lè ti ṣe àkẹ́rì torí pé àwọn tí ń pè náà ń pè pé ká máa lọ tán kọ́ máa máa tú gbogbo ẹrù kó àwọn náà múra wọ́n já lọ́júkò tó bá ní àtẹ́bá tún pè wọ́n yóò di wàhálà ìgbà wọn á jùkò ìjọ kẹta tán bàbá kí ló ṣe tàà fi ẹ̀ká lọ bí ṣètà ní tẹ́ ah, lọ ẹ̀mẹ́ẹ̀dá sí ṣẹ́ẹ̀sì wúrú ni ó rọ̀ pẹ̀lá ṣètà ìrà ọjọ́ ṣe pọ̀ ọ́fíìsì rẹ̀ ló ń wà ọ́fíìsì òun ni ṣètà ní wà ọ́fíìsì rẹ̀ ló ń wà bọ́lọ̀ wọ́n ṣe adé tó wọn kó òkúta bò ó tọ́lá wọ́n bá padà yá àwọn pẹ̀lú fìtánì àwọn dàgbèrè fúnra àwọn òtí ilé ìsìírísì yá yọ lẹ́dínà àmàlù إن الذين آمنوا إن الذين آمنوا وهاجروا وجادوا بأموالهم وأنفسهم وأنفسهم في سبيل الله والذين آووا ونفروا أولئك الله بادم والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن تنظروكم في الدين فعليكم النذر إلا لكم من بينكم وبينهم ميثاق الذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكون فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونذروا أولئك هم المؤمنون Ṣókínà làfẹ́ ṣe àbá ti sọ ọ̀rọ̀ níwọ̀n bá fún ọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò tó dìdí. Kíjírátà Amẹ́ká ṣe ni pé káńdágbére fésù lórí bá ti fẹ́ jẹ́ nǹkan láyé. Káńdágbére fésù lórí bá ti fẹ́ dáadáa láyé. Nítorí àmọ̀gbà tíṣẹ́ ó dópin ọjọ́ ni oṣù ni ọdún ni àmà. Wọ́n padà ṣe, wọ́n padà ṣe kìí ṣe ṣe máa nígbà míì ẹyọkọ ìyàwó àti ìyàwó ẹsẹ̀ ìjírá láàrin ara yìí nípa ọ̀rọ̀ tẹ́ bá sọ ẹsẹ̀ ìjírá láàrin ara yìí nípa ṣe tẹ́ bá ṣe àkìwà tẹ́ bá hù kó lè lábọ̀ rere bẹ́yẹn ṣe jẹ́ àbọ̀ rere látọ̀dọ̀ àwọn òbí yìí tó bí ẹ̀sùn òdodo fún ayín ẹ má ṣe jàmbá ara yìí ẹnikẹ́ni tó bá lè rọ́jú ṣe ìjírá báwọn ìnájọ́ ọlọ́run ti ṣe Ulaika azamu darajatan àwọn ni ó nípò lọ́dọ̀ ọlọ́run ipò mẹ́ta ni ámànú làwọn tó ṣe ìmáni wọ̀lámù yóò hajji ìwé àwọn kan ṣe jíra wọ́n ṣe ìmáni wọ́n tí ó mọ́ká nígbà náàbì ní lọ táwọn kèfèrí lé àwọn ọ̀pá náàbì lọ àwọn kan wá ṣe ámànú àjàrú wọ́n tẹ̀lé

àmọ́ ipò kíní ló wà kò sí nípò kejì ó dépò kejì kò dépò kẹta àwọn ámànú àwọn náà ṣe ìmánì tí ò ṣe jíra àwọn hájàrú àwọn ni wọ́n ṣe ìmánì tí ṣe jíra àwọn ajáhàdú àwọn ni ọ̀kọ́ kú tí ọkà báwa bẹ́ẹ̀ ti bẹnu lásìkò táwà yìí ẹlòmí kò lè wí kankan náà kò lè wí kankan àdísì àmá ìmánì rẹ̀ ju tààtà kéwú lọ

kámàbà máa wágbára sínú òkùnkùn kámàbà máa wágbára sí ibi tọ́lọ̀wọ̀n fẹ́ sọ́dọ̀ èsù nígbàtà afọ́rọ̀ bàbá lọ ta bá bọ̀ ta wá wádìí pé kí ló dé kí bàbá fi sọ bẹ́ẹ̀ kúrò pẹ̀lú èsì ti dá mọ́jẹ̀ mú torí kò tíjú ọlà mọ́lẹ̀ ní ẹ̀yin ọmọ kò yé yín gbogbo ọ̀nà tó ń gbà ọ̀rọ̀ ọ̀nà èsù ní owó tó mú amákà yóò kà wá pé bọ́yọ́lọ́ òun lè sàánù àwọn tí èlójú tìjí láti sọ̀rọ̀ òun bọ́yọ́lọ́ lè sàánù òun lọ́la ní

Ẹ jẹ́ ká ṣe ìjírá torí Ọlọ́run káàbì kọ́ sí àwọn ànábì káàbì kọ́ sí àwọn òjíṣẹ́ káàbì kọ́ sí Muhammadu ẹ jẹ́ ká ṣe ìjírá torí Ọlọ́run bá ẹ ká ṣe ìjírá torí Ọlọ́run ẹ ká ṣe ìjírá torí Ọlọ́run Happy birthday, Lawan Nabi. Happy birthday, Muhammadu. Ẹ jẹ́ ká ṣe ìjírà sórí ọ̀dá. Tọ́pìkì kanù kádà dúrẹ́. Tọ́pìkì ẹlẹ́kẹ́jì, Ànábì ní Sàtàkónà fìtànù, fìtínà ń bọ̀, awá nìrà fìtínà mélòó ni wọ́n lọ́ta fún fìtínà sí méjì. Fìtínà tá ni ìtínà tàà ní gbalára tàà gbẹ̀sẹ̀ ìtínà ni èyí ń láwàá yàdọ̀ yá fi ti wá sí bá wọn kọ ìyàwó sí ìyàwó ẹbá ń lọ́dí ọlọ́dún sọ pé ayyọ alladhina amanu suratul anfal istajibu lillahi wa lirrasul idha da'akum lima yuhyikum إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تبشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خافة واعلموا الله شديد العقاب وانصروا إذ أنتم قليل مهتدئون في الأرض gbogbo wa ni ká bẹ̀rù ọlọ́run jẹ̀má ibi ọlọ́run dára léhùn dé yìí tí ọba ṣe mọ́tọ́ tí ọba dára lóhùn má kò dùn mọ́ wa àmọ́ ọlọ́mọ̀ ṣe sáwà dọ́lọ́run lóhùn débẹ̀ nǹkan kẹwàá ní sáà bóyá ọlá bàbá wa ní wò mọ́ aláàrí bọ́lá àwọn àfá àwọn bọ́lá ìyá wa ní wọ̀n máa láàrin ọlọ́nkẹwà débi tí àwọn èèyàn máa òkú bòlá àwọn eléyìí ṣe ti wọn kódà yóò dàrú nǹkan mí ni wọ́n máa pè tọ́bá máa ẹjẹ́ adọ́lọ́run lóhun jù bẹ́ẹ̀ lọ tí gbogbo màwá ìtúta bá gbọ́ wà ẹ̀yin ọkọ ìyàwó tọ́lọ̀m bá ní ẹṣe tí ó yè yìí ni nígbà nẹ́bì bá ní àṣẹ tí ó fi dá fún wa ní táa bá ti tàṣẹ àgbèrè táa bá ṣe tọ́lọ̀ ní àṣẹ èyí gbádùn ayé o èyí gbádùn ayé bá bá wo ojúmọ́ kan àbínú oṣù kan àbínú ọ̀sẹ̀ kan ẹ̀yin ìyàwó tó ta ẹgbẹ́ kórí bẹ́ẹ̀ ẹkàwé ẹríkà ẹkéwé ẹríké ẹsìsẹ́ rówó oníwá fi yẹ yí báyìí tí gbogbo ayé fi pélé yí lórí báyìí tọ́bá jẹ́bẹ̀ ẹ̀yin lè rọ́ jú dọ́lọ́run lóòrùn ẹsọ dúdó pẹ̀lú wọn torí kíta àwọn ọmọ yínà lè dá bó ti tàfẹ́ yìí. Ìmá yóò yìí kọ́kọ́, ìdọ́lọ̀ bá a ṣe tí ó jẹ́ alògbé sí àyíhàyátà tàyí bàtàlì. Ẹ́sì pé ta bá ti tàyí sí báyìí olùọ́kò tí tó wọ́n máa bẹ́ẹ̀ pé bó mo ti wà yìí tó dìde èèyàn ní mẹ́lẹ̀ àbábọ̀ nígbàtí ẹ bá ti tàṣẹ àgbèrè tọ́lọ̀ Gbogbo ọjọ́ kọlọjọ́ wa yóò mú lákà yóò múra alẹ́ìkà ọjọ́ kan wọ́n máa ṣe ń tọ́ ọfẹ́ ọbájíjọ́ mi ìgbà ni ó lò ọjọ́ ayé ni ó lòlúwẹ̀ nígbàtí ṣòro bá dé kálébà àrọ́lọ́ bá ẹ̀jẹ́ adọ́lọ̀ lóhun. wàtẹ̀kú fìtínàtà látòsí ìbánálẹ̀dí ìnàtọ̀lá mọ́ mẹ́sùn ká sọ́tà. fìtínà àkọ́kọ́ nù fìtínà méjì ní méjì lọ́wọ́ nù àyà tó tẹ̀lera wọn yìí fìtínà kan dáa fìtínà kan ọ̀dá Fìtínà tí ọ̀dá tí èèyàn ó gbèrí ibú ń bẹ̀, òun lọ́lọ́ Wọ̀tàkúrò ìtìnà ẹgbẹ́ ẹgbẹ̀rú fìtínà kan tó ẹgbẹ́ tẹ́ bá dáálẹ̀. Mọ́tò sí ìbànà lẹ́bí iná sọ́lá mú mi kùn ká sọ́tà. Kò ní ẹgbẹ́ nìkan tó dáálẹ̀ máa yóò kan gbogbo ẹjí káàkọ́ ọmọpàá ọmọ kéwú náà mọ́pàá fún ààfà rẹ̀ torí pé ibi tí náà rọ́ pípa bá délẹ̀ kò ní bẹ́ ni ó pàá nìkanmọ́. Mọ́kọ̀ ìyàwó bá bẹ̀rẹ̀ jìnà tí ń sọ fún ìyàwó rẹ̀ pín sáàrin ọjà lọ́lọ́fẹ́ ìbá lókè ọjà bí ìyàwó bá mọ̀ lórí tọ́bá mọ̀ lọ́la fìtínà tí

ẹni tí wọ́n nàkà sílò nínú olónú ẹbí ẹran tí ìjọta wà ń kékeré tàà tó báyìí. Bàbá àbúnà látàbà tó bá fún mú náà tó bá wẹ́. Ìjọ́ kásà tí ó mọ́ràn wá káti ẹ̀fẹ́ kọ ìjá káti ẹ̀ríkéwù ike káàánú ti ẹ̀bìyàn kan máa dáwà mà ládùúgbò a ń bẹ̀rù kan máa tẹ̀wá pa kan máa tẹ̀wá lè ṣe ọlọ́run wá mójútó gbogbo wa bí fún Ọgbọ̀n tá a béèrè lọ́lọ́run ṣe kọ́lẹ̀ ìta àbẹ́ ìṣẹ́ tó fi ń kún fún wa. Lọ́lọ́kọ́ tó sì kúrò. Láti ìyàwó ìtàn ni ọkọ̀ ni ẹ̀dá fọ́lọ̀. Kílẹ̀ ìdúpẹ́ fọ́lọ̀, ẹ̀fì náà fìlà dúpẹ́, ẹ̀fà àwẹ̀ dúpẹ́, ẹ̀fì ìtẹ̀lé tọ́lọ́run dúpẹ́ pé ìmọ̀ pé ní ò sí lámùtàzúk làzẹ́tẹ̀ tẹ̀wà ẹlòmí ọ̀tọ̀ òwò yí pé òun ó sì ìyàwó tí kú láyé ní obìnrin ẹlòmí ọ̀tọ̀ òpó òun ó sì ìyàwó ní ọkùnrin tí kú láyé tí ó sì tẹ́lọ̀ tọba jẹ́ bẹ́ẹ̀ ká tó wá pé lé kíkọ́ ká tó pé mọ́tò gúgùn ká tó pé ká máa pààrọ̀ aṣọ nítọ́lọ̀ ń ṣe ẹmọ́jẹ́ àfi dọ́lọ̀ lọ́bí ẹjá dúpẹ́ أيها الذين آمنوا لا تخونوا الله والرسول ẹ má jẹ́ àjàmbá Ọlọ́run níbi gbogbo alkitab ẹ má jẹ́ àjàmbá Nábì níbi súnnà لا تخونوا الله والرسول الله المقصود بالكتاب والرسول معناه السنة ẹ má jẹ́ àjàmbá Ọlọ́run ẹ má jẹ́ àjàmbá Nábì torí àwa ń lẹ̀ yìí kò sí ń tá gbé lọ́jọ́ alkitabu wa súnnà lọ nípa jíjẹ nípa múmu nípa níná nípa lílò nípa lílọ nípa bíbọ̀ gbogbo dábàdà káfíìsì abẹ́ al-kitab wa sunnah. Wọ́n tẹ̀kùn àmọ́ láti kan wà tó tààlẹ́mú. nígbàtá àwọn náà bá fẹ́ kọ́ mọ ọwọ́ dàkan láńlá nígbàtá àbá pẹ̀lú ẹ̀kalẹ̀ àjàmbá wa ni. Wà lẹ́mọ́ wà lókó wà ọ̀lẹ́ àdókó fìtínà. Fìtínà kejìlú. Fìtínà tẹ̀ẹ̀kan fìtínà tí èèyàn pẹ̀tẹ̀ mẹ́rin tí ó lọ́wọ́ já àdámà tí ó kàn bàmídé láyé. Fìtínà ẹlẹ́ẹ̀kejì fìtínà rẹ ni láàrín lọ́wọ́ yìí, láńṣe lọ́wọ́ yìí, ẹwà àti náwó, à ń ṣèyàwó, à ń nára láti Èkó, láti Kàdúná, láti Kánù, kọ́dà láti ìlú Èbó ń bẹ̀m̀bí táwà yìí. Fìtínà ni àbí fìtínà kọ́. Ẹwà àwọn àbáyé náà tí wọ́n jọ kọ ìyàwó àti ìyàwó nìsìn ìṣẹ́yàwó ìṣẹ́yàwó ọlọ́lọ́mọ bí tí wọ́n tojú bọ̀ nítorí wàhálà níbi iṣẹ́ níbi pé wọ́n tí ìyàwó ọlọ́run jí ó ti ṣe ọlọ́lọ́mọ iye àwẹ̀ lọ́mọ iye ìtínà ní àbí ìtínà kan àmọ́ bí ìtínà tó ní láádá nì ìtínà tẹ̀ẹ̀kan kò ní láádá ẹ̀sẹ̀ lè yọ́ gbà mẹ́ irú ìtínà yìí lọ́lọ́run ni ẹgbọ́ ooo ìlàmọ́ ọ̀nà mẹ́rin Bẹ́yàn bá fẹ́ kọ́lé láyé fìtínà ni, bẹ́yàn bá fẹ́ bímọ láyé fìtínà ni, bọ́bá fẹ́ lọ́kọ wàhálà ni, bọ́bá fẹ́ láyà wàhálà ah, ah. Àmọ́rù fìtínà yìí ó lẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run, ó lérè lọ́dọ̀ Ọlọ́run, bí èèyàn bá ti fẹ́yàwó tó bẹ́ẹ̀ ni ó ṣe ní kòtò lọ́dọ̀ Ọlọ́run tí ó Bàbá ń dọ̀kú rọ́tùlọ̀wọ̀ yóò tí wà kan ní àsìkò yóò gbà. Ọ sọ yẹ ìgbà tí yẹn ń súnmọ́ obìnrin. Tọ́wọ́ ẹ pé ìyàwó rẹ ni, àláàlì rẹ ni, ọkọ rẹ ni. Kọ́dà bí ẹ̀bá fọ́ kan nígbà tí àfá wa rá ìfẹ́msì tí sọ pé ẹ̀kìra ìmúlẹ̀ kan, ó fẹ́ kẹ ìgbà ládá ni, ẹnu pẹ́ fọ́ kan ìyàwó ilẹ̀ kan ládá mẹ́wàá ni. Ẹnu pẹ́ tún wojú ara àbá àti mi tó wà lẹ́gbẹ̀ẹ́ ohun ti ẹ̀fẹ́ kìí sí ẹni ọgbọ̀n ládárí mẹ́mẹ́ bí ìbá ẹgbẹ́ bílẹ̀ kiri ni ní ẹ̀bá tó wá lè mọ̀jàkájì díẹ̀ ọgọ́rùn-ún ládárí mẹ́mẹ́ Ó ti ẹ̀sùn mọ́ àwọn ọ̀kan ọmọ bí áyà wà mọ́. Wàlàmú wàlàmú àtàmà àmúwàlò fún àúládókùn fìtìnà. Ọjọ́sẹ̀ ìyàwó rí ọgbọ́ kí ní òye ọwọ́ bá ń ké, wọ́n lórí ìyàwó tàà ṣe lọ́wọ́ lónìí tàà bá ìjùmọ̀ kí fóònù rẹ̀ tán lókùn fìtínà kejì kí ni fìtínà kejì ìlú ọbẹ̀rẹ̀ ẹni tí lùlù àtàpá tí ń gbé àtẹ́tẹ̀ tí ń gbé yọ́ wa dá wa lálẹ́fẹ́ ní tí ó kọrin lónìí o gbogbo ẹ̀ á fi gbalada ni lónìí tàwà ń bẹ̀ gbogbo ojó tẹ́ bá jó ìlú tẹ́ bá lù tẹ́ bá ti ṣe fàsádù ń bẹ̀ wàláhì á fi gbalada ni wà annahu wà annahu ẹ̀sán rẹ̀ ń bẹ́ mi ká bí màá ni kó tó lọlé kéwú kó tó yanjú kó tó lọlé ìwé kó tó yanjú kó tó kọ́ṣẹ́ kó tó yanjú kó tó kó tó níláárí àwọn méní méjì mẹ́wàá ọmọ pìtínà di mọ̀tàrákímà mọ̀tàrákíbà pìtínà yóò ṣe tí èkú ni àmọ́ ní ṣe pìtínà lọ

tí ìyálé náà ní lè sọ wípé kí lẹ fẹ́ fẹ́yàwó lé mi sí nítorí pé wọ́n ti kílé bàbá rẹ̀ wọ́n sì ti lé ìyẹ́ ìjáwà ń ṣe mọ́ àfikà sí máa ṣe náà ni ọ́ta ìwà àdúrà lóde wá ká pé bùkátà jíjẹ mú mú ká pín sí méjì kí àwọn máa ṣe bẹ̀ káwọn máa góúnjẹ kalẹ̀ kò mú kò mú tó àmọ́bílẹ̀ bá ká ọkùnrin mọ́ tí ọ̀rọ̀ náà pé ilẹ̀ ká mọ́nù Ṣọ̀wọ́kùnrin tọ́lọ̀ bá gbàdúrà fún àá àti jíjẹ, àti múmu, àti níná, àti lílò, ọkùnrin ló yẹ kó ṣe é. Rísíkù hunna, wa kiswatuhunna, wa iskanuhunna, ó ti wà nù alkitabu wa sunnanu. Tọ́jẹ̀ ń darí wọ́n kà wípé àwọn aya táwọn ni ní aṣọ wa. ní ni Kùránì pè ní oko wa. Bàbá lè ró pẹ̀lú ọlọ́run àròkè sáré ró. Bàbá ro, ró pẹ̀lú ọlọ́run àròkè sáré. Àwọn ọmọdá ń bí ní Kòránì pè ní èrè oko. Bàbá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run àròjèrè wọn o. Bàbá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run àròjèrè wọn àwa ọkùnrin lòpó múlé àwọn obìnrin wa. Ọkùnrin lòpó múlé àwọn obìnrin wa. Ọkùnrin tí ó bá bọ́kùnrin ò ní lè ṣe ẹ̀tọ́ wa. Ọkùnrin tí ó bá tọkùnrin ò ní lè ṣe ẹ̀tọ́ wọn. Káfún wọn lóúnjẹ, káfún wọn ní ibùgbé pẹ̀lú aṣọ. lẹ tọwọ́. Èrè ìtẹ́lọ́rùn lọ́dọ̀ san bó dẹrú lẹ tọwọ́. Ìnáwó ẹbí, ìnáwó ará ẹ̀tọ́ wọn. Ìnáwó ẹbí, ìnáwó ará ẹ̀tọ́ wọn. Ọkùnrin tí ọba bá kùnrin onílé fẹ́ ẹ̀tọ́ wọn o. Ọkùnrin tí ọba tọkùnrin onílé ṣe ẹ̀yọk àdísì ànábì lákí fún yí ní wákà ẹ̀ẹ̀dì jẹ́ wọ́n gbọ́ sí wí ayà alkùnrin lákí fún yí látà wákà bá bàbá wá jí dáwákà wọn bẹ́ẹ̀ bá bẹ́ nípò lọ́dọ̀ ọlọ́run ẹ sì dánwò lára àwọn ìyàwó yín ẹ̀yin obìnrin ẹ sì dánwò lára àwọn ọkọ yín ẹ má wò nítorí kí ẹlẹ́ bí ọmọ ńláńlá ẹwọ̀n pa àwọn àfáà tó jòkó yìí wọ́n ti dá láti kí lẹ́yìn wà gan jó ní mímọ̀ ẹ̀yin ẹwọ̀ yìí náà ẹwọ̀ fi náà ṣe bí láti inú lé yìí àṣírí tí mẹ́mẹ́ mọ́ sọ fún yíhun àwọn bàbá wa tà náà oògùn kọ́ ni wọ́n ní débẹ̀ wọ́n lo só wọn làjẹ́ débẹ̀ ìbẹ̀rù ọlọ́run ìpáyẹ̀ ọlọ́run ni wọ́n lò débẹ̀ ọlọ́run wá ṣe gbogbo tí ń bẹ láyé rọ̀ fún wọn àwọn sáré nìsinmi bá ti sáré jù bẹ́ẹ̀ lọ tọ́lọ̀n bá fẹ́ ṣe ní ó ṣe ẹ̀dàkọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run lára ara yín ọjẹ́ gbóló ti ẹ̀yàn ọkọ ìyàwó àti ìyàwó àwọn àfáà àtàwà ń bí wọ́n pa wọ́n pa yín lẹ́rìn gbóló nǹkan kí wọ́n ju microphone lẹ̀ bàbá àwọn ṣinkíjì kan wọ́n wá láti ìlú Senegal wọ́n wá sí Saudi wọ́n wá ń kírun ọjà àwọn méjì ìjọ náà ọ̀rọ̀ ẹ̀rin àwàdà ni àmọ́ mi jẹ́ ọ̀pọ̀ sí lára kó wa káwà náà máa rò ó mi tọ́rọ wá ń lọ yìí àwọn méjì ń kírun

إلى الله مرجعكم جميعا وينبئكم بما كنتم تعملون àwọn méjèèjì wọ́n kírun lọ báyìí láti bí mọ́gárì níbi ìṣáyì ni wọ́n kírun lọ wọ́n wá gbé oúnjẹ kalẹ̀ tẹ́sì mọ̀ pá àwọn alárúbáwá wọ́n máa sáàbà àjọ jẹun ni wọ́n gbé oúnjẹ kalẹ̀ wọ́n kátàrà kírun tákáwà jẹun gbogbo àwọn jàmá tó wọ́n jáwọn méjì ìmọ́mù ló sì kejì rí wọ́n jẹ́ kí ń lọ bọ́lọ́gbò ní bá járí ìwà ń bọ̀ wá ọfẹ́ bẹnubọ oúnjẹ wọn tí wọ́n fẹ́ jẹ ẹnìkan náà wọ́n bá rí lọ́bá ní húùsù húùsù lérí hàn ẹ̀yọ̀bá náà Muhammad ó ológun àbí ajá ní pé húùsù èkejì bá gbọ́ ó ní èdà èdà kínú ọdá àmìlò tó sọ̀rọ̀ ẹlẹ́kẹta bá ní gẹ́lù gẹ́lù ajá ni ẹlẹ́kẹta ní dàgó tó tẹnubọ̀ ẹlẹ́kẹ̀lú ẹlẹ́kẹ̀rin ní dàgó tó tẹnubọ̀ ẹlẹ́karùn máa dàgbò kò dí ìtẹnubọ̀ ẹlẹ́kẹfà ní kúlùkù salatu alkaunakun batala illa ana wal imam gbogbo ìdákírùn irun dákí ti bàjẹ́ afẹ́ mi àti ìmáàmù nìkan nínú wọn bàjẹ́ ọlá mélòó ẹlẹ́kẹjẹ́ bá ní ìmáàmù náà bá ní àyà حتى العشاء تبطل صلاتي Ṣéyìn wá dàbí irin tí ó ń jẹ alẹ́ ọ̀wà pàrún tèmi jẹ́. Ó yà mẹ́lẹ̀ tó tọrọ. Ṣé òun wọ́n bàjẹ́ àgbẹ́ bàjẹ́? Bóò ni sàárọ̀ òsì ní bẹ̀sìn wọ́n jẹ́? Bóò ni yìíta òsì ní bẹ̀sìn wọ́n jẹ́? Bóò ni mo fẹ́ dà mo fẹ́ nípò èmi lọ́kàn èmi lọ́kàn bóò òsì ní bàrún wa Allahumma abdina wa la يرضي وما بنسوا اللهم ارفعنا ولا تدعنا اللهم بوا كمان اللهم عزنا ولا تذلنا اللهم بوا ني ميي اللهم ولنا في من وليت وأولنا في من أوليت وتولنا في من توليت اللهم بارك فيما آتيتنا وبارك اللهم في هذا الجمع الكثير وفي هذا الحفل المبارك وارحمنا وأنت خير الراحمين kẹwà ọba tí kẹ́ni ni wọ́n lọ́wọ́. Ọlọ́mọ́sí láti mọ̀ fún ọ. Àmá ogun ẹ̀yìn àtàtà lápapọ̀ lákí látorí Ajé Abdulhamid àtàwọn ẹ̀gbọ́n wọn. Àtúgbónà ńlá àti gbogbo ẹ̀yìn tẹ́ jẹ́ ọwọ́ tún ọwọ́ àlàáfíà tẹ́ nífẹ̀ẹ́ akí ogun ẹ̀yà àbá látòkè délẹ̀ ó wá kan ogun àwọn gbajúmọ̀ tí wọ́n jòkó lọ́tún àti lóṣì ọlọ́mọ́sí láti mọ́ orí fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر وحل لربك وعن شر bàbá wa صاحب البيان ẹ má bọ̀ wá kí àwọn bàbá wọn kú iṣẹ́ bàbá wa sawa fadila sheikh صاحب البيان ẹ má bọ̀ wá wọ́n ní kẹ́ má bọ̀